lágídí pé misáfẹ́ tapà nẹ́bì ni pé ọgbàgbé kò sí lórí ìrun kọ́dá kò ní èdè kọ̀bùlí kò sí ní èdè bàdí ìrun rẹ̀ sì dáa ẹ̀rí tó wá gajù nú rẹ̀ òun ní tàǹpẹ̀ ní ṣurutu sihha èyí tó tún súnmọ́ ní arkan kí ni ṣurutu sihha mọ́jẹ̀mú tí ìrun fi lálàáfíà bí alùwàlá ẹ̀rí gbálùwàlé ìsára àrùn àmẹ́yìn ò lè nírun àfikó kíní àbíkọ́ sàlùwàlá bẹ́ẹ̀ lọ̀rọ̀ kíbìlà náà nínú mẹ́jẹ̀mú tí rùn ma fi lálàáfíà tó ẹgbẹ́ bẹ́yàn bá kẹ́yìn síbi tó yẹ kọ́kọ́ jú sí kọ̀ bá kí ọgọ́rùn náfílà kọ̀sọ́ kankan tó wọlé mẹ́ bí ìgbà tẹ́yàn kírun ni kò sí ń fa irú ni mọ́nà amílà man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa oki okirun tare ẹnu mo ń sọ ilé yìí ní títorí pé ẹdákan à ń pàrọ̀ wà sí gbogbo masalasi nílọrin bí àti bòmíì náà kò sí tẹ́yìn ọfà gidi se inú tí ìrùn òfin lè dúó bẹ́yàn bá kí ọlọ́dún mẹ́wàá tó kí ológun ọdún àfi tí ọba máa àfi tí ọba sí kíni àbí tí bí ọba mọ́ tí ń kọjú síbò mí tó sì rò pé bẹ̀ ní kébílá èyún inṣá allahu ta'ala ọbọ́ sínú ibi tọ́lọ́wọ́ bá ti ní wà máa káàna allahu lè òdí á ìmànàkùn torí pé ń gbọ́hun ti kébílá yàtọ̀ àwọn sọ̀hábé náà ń bèèrè pé à àwọn bàbá alámọ́yí àwọn àyà alámọ́yí tí wọ́n ti kú táwọn wà kọjú sí kíbílà ń kọ́ sẹ́mù kéfẹ́ ẹnu kí wọn fi kọjú sí kíbílà ibi ọlọ́run ní wọ́n kọjú sí gbàun náà ni wọ́n kọ́ olúwa ní wà ma kana Allahu li yudhi'a imanakum ọlọ́run kò ní wéṣì ìmánì yín ìmánù ń bẹ̀rún kullul mufassirina wà fún tafsiru panukọ̀ pé ay salatukum allati sallaytum mustaqbilan aw mustaqbilina baytal maqdis àwọn ọ̀run ìtẹ́ ti kítẹ́ kọjú sí kébìlà mi àmọ́bìyàn bá mọ̀ mọ́ eh, agidi àṣà ní gbà ó lè sọkùn fa kíyàn ọmọ nìrùn gbogbo ìrùn tó bá kí láyé torí mo ti wí nínú mẹ́jẹ̀mú tí ìrùn bá fi lálàáfíà òní kíyàn kọjú sí kíbílà bàbá ti wá mọ ilé yìí kí wá ní ń ìkọjú sí kíbílà kí sì ní ń jẹ́ pé èèyàn ọ̀kọjú sí kẹbílà ìbẹ̀rún làlàyé wá wà ìta ń pè ní kẹbílà òun ni alkaaba al-musharrafa ilé ọlọ́run kaaba òun lọ́lọ́run ní mẹ̀rẹ̀ ọkọjú sí ẹni ọ wà ní north ayé ẹni ọ wà ní south ẹni ọ wà ní east ẹni ọ wà ní west gbogbo bí orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ojú kan yìí náà ni gbogbo wa ń wákìí òun lẹ́ẹ̀fì rí bẹ́ẹ̀ bá ń wọnú satellite jẹ́ bá gbẹ̀rún wá láti kàábà nísìn ẹ̀rí pé bí kíbílà mélòó làwọn ní àwọn tí ń kírun nú mọ́sálásí mọ́kà gan kíbílà mélòó kíbílà mẹ́rin ni ní títorí pé tíìmì rẹ̀ ń wá kí gbogbo ayé lọ́wọ́ àwọn wájú tí wọ́n yìí ẹnìkan wá wà níbi tí ìmáàmù jókòó yìí sẹmọ̀ pé báyìí náà lòun ọkọjú ẹnìkan wà níbi tí málàmù yìí jókòó yìí níbo lẹ́yìn ọkọjú sí báyìí lẹ́yìn ọkọjú torí pé ń tẹ́ ń wá náà lọ́wà láàrin ẹni ọ wà níbi tí mo kọjú sí yìí òun ọkọ̀ jù báyìí èmi tí mọ́ wà ń bí èmi ó ṣe gíní èmi ọkọ̀ jù báyìí kíbùlà ẹni ọba wà ní kaaba nù ṣẹwárí bí èyàn bá ti ń jáde kó ní kaaba òun ni kíbùlà yẹn tí wọ́n ń rọrùn sí ní ṣe gíní ní rọrùn sí ń tọ́ wá kù ní ká mọ́ wo ọ̀nà bo ní kaaba wa kìí ṣe kaaba gẹ́gẹ́ mọ́ ọ̀nà kíní ọ̀nà bo lọ́wà lókùn àmẹ́ni tí ń bẹ nù kàábà kọ̀ gbọ́dọ̀ wọ́n bá ti yẹ̀yẹnyẹn tí ó sí ara rẹ̀ kankan nú ara tí ń fi ń kírùn tí ó fèsì kàábà òun ò nẹ́rùn àmọ́ bí yẹn bá ti ń jáde mímá ti ń gínà ṣẹ́rí bí yẹn bá ti ń gínà sí bẹ́ẹ̀ lọ̀rọ̀ kíbùlà máa rọrùn ọlọ́run fi rọrùn bẹ́ẹ̀ òun ló fi padà di pé kíbìlà ti wá wá mẹ́lẹ́yọ̀ kan kò ní máa jẹ́ mẹ́rin ma láti gba ojú ayá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam òun làwọn èèyàn tí wọ́n ń kírun ànábì wà Madina in ti ń bẹ láàrin Madina sí ibi tí Kaaba wà ó lé lọ́gọ́rùn mẹ́rin kìlómítà in ti ń bẹ láàrin Madina àti Maka àti Kaaba wà ó lé ní kíni ó lé ní 400 kilometers in táwọn náà ma wá àwọn ará Madina ni pé ẹ̀dàkùn ọ̀nà bo ni kàábà wà kọ́dà ẹni ọba wà Mẹ́kà ni ọmọ wọ̀nà bo kàábà wà ṣẹ́rẹ́ tó bá tún ti jáde kó Mẹ́kà ọ̀nà bo lọ wọ́n wulẹ̀ mọ́ wá ọ̀nà bo Mẹ́kà wà torí pé bí tí Mẹ́kà wà ibẹ̀ ní gíní ibẹ̀ ní kàábà wà bí má ṣe ń jìnà sí ní fi rọrùn sí irú àwa táà ti Mẹ́kà táà sí Saudi táà ti ẹ̀ sí ní kọ́ntínẹ̀ntì tí saudi wa ọ̀rọ̀ òpó fáwà sáàjì máa bèèrè pọ́nà ọbọ̀ ní kíni wà ọ̀nà ọbọ̀ saudi arabia wa lórí máàpù ibẹ̀ náà ní kíni torí inú saudi ni maka wà inú maka sì ni kaaba wà eléyìn ni ọ̀rọ̀ jùmúhúrò àwọn onímímọ̀ gbogbo ẹn tí ìbá ti se pé ń bẹ nù kaaba wájìbù ti ẹ̀ ní kíni kówó jíhà ìyẹn ni pé ọ̀nà bo ní kíni ọ̀nà gbogbo ní kàábà wà láti lè ṣe ní fúfúyẹ́ torí pé arínú àwọn onímọ̀ alìmáàmù Shafi'i rahimahullahu ta'ala alìmáàmù Shafi'i ní kọ́dà bẹ́yẹn jìnà sí kàábà náà wájíbù rẹ̀ ní kọ́ wábó ní kàábà gan wà kọ́kọ́ jú sí ṣẹ́rílẹ̀ tí ń di níjọ́ ohun ńgbà tí wọ́n ń kọ́ mọ́sálásí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tí wọ́n kọ́ ní Nàìjíríà yìí ọ́dà bí n pé tí wọ́n kàn sọ ni pé ọ̀nà bo ní kébílà wọn ò rí sọ débi pọ́nà bo ní kàábà gan wà fún rẹ̀ òun là fi ń kọjú báyìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí báwa ti ṣe mọ́sálásí wa tọ́ rárá tẹ̀sẹ́gbẹ́ àlàáfíà díẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tá dàgbà tá gbọ́njú bá wọn kọ́ bẹ́ẹ̀ wọ́n ṣe kíni wọn kọjú tààrà àmọ́ mo fẹ́ fi yé yín pé nínú ìwádìí kìí ṣe gbogbo ẹ̀ lórí bẹ́ẹ̀ o mọ́sálásí kan bẹ ń Sókótó mọ́sálásí àtayé àwọn ṣẹ́kì Usman Bonfodio Sheikh Abdullah Bonfodio ń bẹ ń Sókótó dòní mọ́sálásí tí wọ́n ti kọ́ bẹ́ẹ̀ ó ti jọ́gọ́rùn ọdọ́ àbíkọ́ mọ́jú bẹ́ẹ̀ lọ nísìnyí ṣẹ̀rí masalasi wa ibi tọ́rara bẹ́ndì sí tí mọ́sálásí ní bẹ́ndì sí yẹn wà láì bẹ mọ́sálásí òun kọjú sí láti gbà wọn tí ń fi hàn pé báwọn bàbá ajọ́ náà bá mọ́ sáyẹ́nsì wọn mọ̀ nǹkan mi tí wọ́n fi torí pé kìí ṣe ń tọ́rọrùn ọjọ́ ń kálukú lójú ní rìsáàkì táwọn èèyàn carry out pé masalasi yìí kò sí pa rárá ọ̀nà ibi tí kìíní ibi tí kàábà wà wọ́n wá láwọn ará jọun kọ́dà pẹ̀lú ìràwọ̀ wọ́n ma fi mọ̀ wọ́n mọ̀ ràwọ̀ kan tó ṣe pé ní ní gbogbo ayé ọ̀kankan na kàábà lòun ma ń pọ́ìntì sí bọ́yárù yíò lọ́lọ́n fún wọn lẹ́kọ̀ọ́ rẹ̀ tí wọ́n lò ara ń tọ́lọ ní olùràwọ̀ fúnnù ìsígbá ma òràwọ̀ páyẹ nìkan dá tẹnìkan ní dá ìràwọ̀ ọmọ yíhun àmọ́ wà bí wọ́n láti jọun ni wọ́n ti stọ́dì rẹ̀ kọ̀sẹ́ tí ó júwe fún wọn pé wá débi báyìí o ọ̀yà sẹ́gbẹ́ ọ̀tún ọba débi báyìí o ọwà orí roundabout kò sí roundabout wọ́n ti mọ́ láti gbà ń pàlùkùrá ní ní ìràwọ̀ yí gan tó fúnyàn ní guideline bó láti rìn tàbí dé maka ní kúkúrú but apart from irú mọ́sálásí kéèkèé ọ̀yọ̀kọ̀ kan báyìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tí wọ́n kọ́ ọ̀nà bo òun ni wọ́n fọ́lọ̀ òun làwá wá jogun bá nígbàtọ́ wá di pé ìmọ̀ tó ń tẹ̀wájú àwọn kan padà wá ní tí èyàn fi wò pé ah, gbogbo bí èyàn bá wà láyé tó bá fẹ́ mọ bó gan ni kàábà wà ọ̀rọ̀ òun lọ fa tí wọ́n padà discover kò síyè méjì ń bẹ ibi tí kàábà wà sí Nàìjíríà kò straight kò lọ tààrà òun lọ fa gbogbo gbogbo mọ́sálásí ẹni wíyà tí yẹn bá wà nàìjíríà àfikọ́ yẹ̀ díẹ̀ sẹ́gbẹ̀ kíni níbi tàà ti màtà àmọ́ kọjú sí yẹn kọ wá yẹ̀ díẹ̀ sẹ́gbẹ̀ àlàáfíà òun lè yóò tó kọjú sọ́nà bí tí kàábà gan wà ni wọ́n ṣe wádìí tí ó sì kò rújú kò sẹ́nìkan tó dispute ẹ̀ pé ìtẹ̀wí yóò rí bẹ́ torí pé tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n náà báyìí ni wọ́n pè kan ní gógó art orísìírísìí nǹkan ni wọ́n ti ṣe tẹ́mínà wà nù kọmití tí wọ́n fi hàn wá pé ẹmọ wo tí kìíní yóò lìdì yìí lọ tó pé ní bó ti rí bẹ́ẹ̀ lọ ṣe déédé ọ̀kankan kàábà àmọ́ ǹjẹ́ ni tọ́ bá wá kọjú tààrà báyìí tí ọ bẹ́ndì sẹ́gbì ó sì sẹ́rùn rẹ̀ bàjẹ́ bí ìrùn rẹ̀ ọbàjẹ́ ní ti torí pé annabuwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́nkọmọ́sá àbáwá sàlékún kí a ti gẹ̀fà annabi torí àbáwá nú dàmú lónìí tí annabi ọba ti sọrú ọ̀rọ̀ tí mo fẹ́ kà sí ilé wa madina lójú ayé annabi annabi fẹ́ júwe kíbílà fáwọn ará madina ẹ̀pẹ́ bó lànẹ́bì júwe fún wọn alqiblatu bayna al-mashriqi wal-maghribi eléyìn ẹlòmí sí gbọ́ o kìí ṣe gbogbo kíbùlà lànẹ́bì ní bẹ láàrin ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn kìí ṣe gbogbo kíbùlà ayé o kíbùlà abò lànẹ́bì ń wí kíbùlà ẹ̀yìn ara Madina pé ẹ̀rí kíbùlà ẹ̀yìn ara Madina o láàrin ibi tóòrùn ti ń yọ àti ibi tí oòrùn ti ń wọ àárín ìyẹn ni ẹkọjú sí torí pé rúùmọ̀ yìí náà kọ̀kọ́ mọ̀ ń gbà ọ̀nà káwọn náà fi mọ ọ̀gángan bo ni kàábà gan wa àdẹ́bí wa lọ́lọ́run òdí ó nira tó ni kíbùlà yóò ní jáde kó mẹ́ ṣẹmù kí bàbá wa wíbáhùn nísìn láti ibi tí àfáà jòkó síhun àbá àtúnwọ́n jòkó láńgù ń bẹ̀rùn ǹjẹ́ ó ti wọ bí òrùn tí ń wà bó ti wọ bí òrùn tí ń yọ sọ́wọ́bẹ̀ kẹwọ́ àfá àti ó jòkó mọ́lá muhammadu yìí ǹjẹ́ òun náà kó sínú bí tó òrùn tí ń yọ àbọ́wọ́ ń sì ń láàrin bẹ́ẹ̀nà bẹ́ẹ̀nà tá nẹ́bí wí náà ni pé láàrin ibùyọ òrùn àti ibùwọ rẹ̀ òun ni pé gbogbo ẹni ọba kọjú sí ibi tá a fà jòkó yìí àbọ́kọjú sí ibi tí mọ́lá ìmáàmù jòkó yìí àbọ́kọjú sí báyìí àbọ́kọjú sí báyìí ń sì ń bẹ láàrin mọ́ bẹ́yìnà alìmọ́ṣiríkì wà lùmọ̀tọ̀ ẹni ọba kọjú sí ibi tí mọ́láàmù ìjòkó ńkọ́ ẹ́ sí tó ti kọjá láàrin ìwọ̀ oòrùn àti bùyọ oòrùn irú eléyìn lẹ́wọ́n ẹ̀ tó bàjẹ́ bàbá wa wo situation ti wá Nàìjíríà lónìí láàrin intanẹ́bì júwe ẹ̀yin oní geography láàrin east àti west how many degrees hmm? degree mélòó nù 180 180 degrees láàrin ibùyọ oòrùn àti ibùwọ́ rẹ̀ gbogbo ẹni ọba sí wà within 180 degrees yìí ó nẹ́rùn pẹ̀lú àdífẹ́ ànẹ́bì sọ̀lọ̀sọ̀lọ̀ ìjọ ọba ti wá yẹ with an inch kọ́rà bó se gígíní bó se inch ẹyọ kan ló fi kú ní 180 degree ó di 181 àbí 180 point kìíní kan kò nẹ́rùn tọrọ ti kú ní kíní ó ti kú ní kébílá àmẹ́ ìtọ́ dáa jù òun nígbàtà bá rí èyàn sọ fún wa pé a ah, kíbùlà gan tààrà ní onírò ilé ìta ń bẹ́ndì sí ẹgbẹ́ àlàáfíà díẹ̀ bọ̀ta bá rí bí tí wọ́n ti bẹ́ndì bẹ́ẹ̀ pẹ̀lú àdíta malam tó béèrè béèrè ìmọ́mù ta bá sọ ilé yìí fún bọ́bá ti yẹ bẹ́ẹ̀ ti wíhun gbogbo àwa tá náà ó ti ẹ̀ di dandan torípa nẹ́bi ní nàmá jọ ilẹ̀ ìmáàmú lè yóò tá mà bí ibi ìmáàmù bá ti kọjú sí ibi ìmáàmù bá ti se lórí irun bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ẹ̀tò lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni kí ẹ̀yìn náà se bí ìmáàmù bá wá dálá gidi ìrẹ̀lẹ̀ ìtẹ́ ọlọ́nlá sí rọrùn fún yín lànẹ́bì fi ní bẹ́ẹ̀nà kò sí rújú pé ní ìtọ́ dájú ní bọ́ bá rí bẹ̀ gan kọjú sí sí ẹnìkan ọbẹ̀ tí wọ́n fún ní option nísìn pé ẹ̀rí sẹ́ta fẹ́ gbà yín sí torí bọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn láàmà tanra wa o ẹ̀rí sẹ́ta fẹ́ gbà yín sí yíò a máa san sálárì 40,000 fún yẹn o a sì máa san sálárì 15,000 fún yẹn iṣẹ́ kan náà ni o so àmẹ́ ìtẹ́ bá ẹ lè gba oní 15 ẹ sì lè gba oní 40 ẹni kí máa mú wọn mú kàn ìgbà 15 náà ṣe bẹ́yàn sá síṣẹ́ ẹ̀yìn àwọn ti dá kò sẹ́nìkan jí ó wì bẹ́ bọ́bá jọrọ ayé èése tó bá di tọ̀rọ ọ̀tọ̀ lámàá pín ebi wọ́n lélẹ̀ iná ògbúrú ebi wọ́n lélẹ̀ iná ògbúrú bọ́lọ̀ ń bá sèdẹ̀kùn fún wa ẹmẹ́jì á àbúsì opportunity pọ́lọ̀ fún wa ń dẹ́kùn kọ́mọ̀ níwálàá bàbá wá rí bí tàà ti lè ṣe ìtọ́ dáa gan káwà ká gidi borí pé ìyánlélẹ̀ iná ọ̀sẹ̀ kankan torí náà bó ti rí nù yíwọ̀n pé kẹ mọ́tò lẹ́yìn rẹ̀ torí pé òun yọ bàjẹ́ ó bá ipò náà ni mọ́mù mọ́sálásí ọ̀run rẹ̀ lọ́wà pẹ̀lú agidi tó ń ṣe èyí tí má fi kún èmi náà witness ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí mo ti dáhùn rẹ̀ nísìn ẹwà rí mọ́sálásí mi ìmọ́mù ti gbọ́ ó ti gbà òun ti yàrá torí mo ti wí fún yíhun i'm saying it authoritatively alhamdulillah mo wà nù national committee nigeria tí wọ́n ṣe tí wọ́n tí wọ́n tí wọ́n gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ pé imbo ni kíbílà wà nigeria lọ́ndà amirul mominin sultan sokoto gbogbo àwọn àfáà lóríṣiríṣi náà wọ́n pè gbogbo nigeria àtún súnnà àtún bídíà <laughs> ló jẹ́ kí mọ́ sọ báhùn pé ìntọ́ dámi lójú ni kò sí kíbílà nigeria kan tọkọ̀jú tààrà gbogbo olú tí yẹn bá wà Nàìjíríà ẹnu dìgírí ìta ma fi bend ọyàtọ̀ síra wọn ẹni ọwà ń pọ̀tá ọyàtọ̀ ẹni ọwà ń bádà àmọ́kọ̀sọ́ kan ní gbogbo Nàìjíríà ti kíbla wa níbi tí ká bá wà sí wa gan tọ́lọ̀ straight ní fi hàn pé ní anywhere Nàìjíríà tí kò ti dá bá bá yẹlẹ yẹ díẹ̀ sẹ́gbẹ̀ ó sì bá ti ń ṣe yìí bí mọ́mù bá ti wá yẹ̀ báyìí Odi di dandan fẹ́yìn tẹ́ ń bẹ̀ lẹ́yìn ìlú eléyìí tí malam kọmọrù wí kọ̀dá ẹwà dé mọ́sálásí mi ìmáàmù nìkan ni ó yẹ àwọn tí ń bẹ̀ lẹ́yìn àwọn kan kọjú sí ibi wọ́n kọjú sí tẹ́lẹ̀ náà eléyìí wọn ọ̀dá torí pé in tún ti ń wọnú tà ní a mọ́ se ìyẹn ni pé ká mọ́ ya pa ìmáàmù wa kọ́lọ̀kọ́ mọ́sálásí rọrùn bẹ́ẹ̀ ẹ̀rí bá ti wá wí àwọn mọ́sálásí kan wá ń bẹ masalasi tí irúgbùn ti wile kan tó wá jáde kó ní bẹ́ẹ̀nà tó ju 180 degrees lọ in sì ń bẹ kánrin ní Nigeria yà ń bẹ kánrin ẹwà pẹrẹ tí ọ̀wá jìnà púpọ̀ tọ́lọ̀n fi ń pè mì rẹ lẹ́kọ̀ọ́ bá bá ń sọ̀rọ̀ àwọn ìmáàmù Málíkì ìmáàmù Ṣáfì lè máa pé bóyá ìgbà táwọn yóò gbé bẹ̀rù Ọlọ́run sí ń bẹ kò sí bẹ̀rù Ọlọ́run mẹ́nìsìn ọgbẹ́ni Ọlọ́run bá fẹ́ ní ọbẹ̀rù ẹ̀ yọ ọbẹ̀rù ẹ̀ báyé ti lè wó burú tó sheikh wa sheikh aminullah ibrahim rahimahullahu ta'ala an baba madina ẹlọ ẹlọ verifying tí mo fẹ́ wí bẹ̀rá ìlò ní ẹlọ bẹ̀rá ìlò lẹ́ẹ̀lọ mọ́sálásí tí bàbá kírun tí wọ́n kọ́ lójú ayé wọn tí wọ́n ti ń kírun ìbẹ̀ náà làwọn ọmọ wọ́n ti ń kìdò ní bàbá yìí fà pẹ̀ẹ̀rẹ̀ láńlá lílẹ̀ fún wa mistaken lè ń gbà wọn kọ mọ́sálásí àwọn tó dájú mọ́sálásí kọ ọ̀tọ̀ níbi tí ó yẹ kí kíbùlọ̀ wà ọ̀tọ̀ níbi tí wọ́n sí ìsì kọjú ẹ̀ sí sí a ma wá tanra a ma lagidi lọ pé <laughs> ma ti lè kọjú ẹ̀ báyìí báwo ti ma kí náà nù bẹ́ẹ̀ bá dé mọ́sálásí yẹn lónìí ẹlọ ló sèré ní bàbá ti yà ń sọ mi ẹ rí pé bí tí àyè mọ́mù wà ọ wà bí ibi tí àfá mú ìdí ìjókòó sí yìí ni ibi wọ́n sì ń kọjú sí ni ebó giri báwà la mọ́ <laughs> àwà lágbọ́ látó blọ́ọ̀kù lásìse mistake lá ní ọkọjú sí báyìí tí yọ́ wà gbẹ́jù wa lọ káwọ wá mọ̀ pé kọ̀yẹ́ kákọjú bẹ̀ káwà pé ìgbàta ti mọ́un àpẹẹrẹ ẹnu tẹ́mi ma fi pé bí ìyàbá fẹ́ wáyù sálì mú tẹ̀sìlì mátà wí ma lẹ́ẹ̀kan mọ́fà gidi sin lọ́un kò juwọ́ kò ju sẹ́lẹ̀ bàbá ìfàpẹẹrẹ láńlá lílẹ̀ fún wa wọn ò wó mọ́sálásí wọn ò sì kò sì jẹ́ tí ojú kan ò rírí bẹ́bá débẹ̀dùn ní ẹgbà èése ibi tí wọn àṣe mistake láti yìí làbí yọ síbẹ̀ hùn nígbà sì padà mọ̀ pé bẹ̀ẹ̀kọ́ yẹ kọ́ kọjú sí a sì yí tẹ́ tí wá a ń kọjú sí ibi tọ́ yẹ kọ́ kọjú sí bó ti yẹ kárí nù àwọn mọ́sálásí mi ń bẹ nàìjíríà yìí nílẹ̀ yóòbá in particular wọn ò fi ibi kankan kọjú sí kíbìlà o bíyàn bá sì kírun rú bẹ̀ àfi tí ọba mọ́ kò nẹ́rùn torípé nù májẹ̀mú kírun ó ní àlàáfíà òun ní kíni istiqbalu alkebla wallahu ala ọ̀rọ̀ kebla yìí ọyẹ ń sàlàyé púpọ̀ lọ́jẹ́ kí ìbéèrè àfọ́gbásíkò torí inú tó kọ́mọ̀ ní ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì ni wọ́n fi sẹ́ tí wọ́n sàpèjúwe pọ̀tọ́gbó sẹ́ yòókù tó ń kálukú náà bá ń se irú tí wọ́n wù iná ó lè apply sóhun náà islam rọrùn púpọ̀ inú tí islam fi rọrùn ni pé gbogbo sẹ́tẹ̀yàn bá ń se fẹ́ nìkan níṣẹ́ pé mọ́ sáàfù rẹ lọ́nà báyìí bíyàn bá fẹ́ kò se ń tọ́lọ́n bọ́ bá sì fẹ́ kó pé iye báyìí ni ìgbà Islamu fàyè rẹ̀ lẹ́ ya ẹ̀dàkùn kọ́dá ẹ̀dàkùn ẹbá ń kọ lẹ́tà yìí àgbàtẹ́yàn <laughs> ah, ọmọ kọ ẹjẹ́yàn ọba yìí kọ ìmẹ́rẹ̀ fi alhamdulillah ah lẹ́tà ibi bá kọ láì méjì 10 naira ní o bọ́bá ti ó di 15 àmẹ́ yìí tí ó dá òun ni kíyàn jẹ owó ẹnìkan bèlbá tílì ìyẹn ni pé ọ sáàfù rẹ̀ lọ́nà kan bọ́yá parọ́ fún bọ́yá tí ó mọ̀ orú lójú èyí òun bẹ́yàn bá gbarú owó bẹ́ẹ̀ haramu ni torí náà ní bèèrè tẹ bèèrè rí èyàn fẹ́ gba international passport àbí wémi náà àbí driving license àbí nkankan a sì mọ̀ pé kọ́dà ó ti kọjá àyítẹ̀ ń wí òun nìsẹ̀yìn bẹ́yàn bá gba id card ibi iṣẹ́ àwọn tá à ń tíjì ní yunifásitì nísìn mo ní mo fẹ́ pààrọ̀ id card mi ń jò ní wọ́n ní kọ́kọ́ lọ san 1000 sí tsa ìyẹn ni pé ń kọ́kọ́ lọ íńtánẹ́ẹ̀tì 1000 naira péré ni o òrojú àti lọ ní òjé tí ìsédìsìn wọ́n <laughs> ní kọ́kọ́ lọ generate kóòdù eh, so ti èyàn wá bá wọn pé a ètè mi ó fi máa dàmú lọ generate sẹ́lẹ̀ bá ń generate ẹ̀ kò sínú sẹ́ tíjọba gbà yìí sí pé ẹ máa ṣe o torí ń tẹ́ gbọ́dọ̀ fífà àlà sínú tọ́bá ipò ti wọnú sẹ́tẹ̀yàn gbówó oṣù sí èwọ̀ ní kò gbó lọ́wọ́ rú ẹni bẹ́ àmọ́dámi lójú pé jọbọ gbàyín se wàhálà ni àbọ̀ ọwọ́ àbọ̀ jẹnẹrétì àmọ́yẹ báyìí ni owó sẹ́wà kò sí lára ń tàà ń gba owó oṣù sí tí yẹn bá ti ń gba owó oṣù sí kọ̀ lẹ́tọ̀ bẹ́ ẹja rẹ̀ gbogbo tíyàn bá ti ń gba owó oṣù ní ń gba owó ọ̀sẹ̀ ni owó ojúmọ́ ni muhammad sallallahu alaihi ànábì rán arákùnrin kan pẹ̀lú àwọn kan pé ẹlọ lúbá yìí ẹlọ ṣiṣẹ́ fún wa iṣẹ́ ẹlọ ṣiṣẹ́ fún ìjọba mùsùlùmí kí ni irú iṣẹ́ náà ẹlọ gba zaka zaka àwọn èèyàn wa gbogbo ẹ̀nà bá sì lọ gba zaka kò rújú kùránì ní wà láàmìlì iná àlẹ́ ìhà áfúnnú ẹ̀ áfúnlówó iṣẹ́ tó se ni ẹnìkan wá lọ abdullahi ibn lotubiya ọwá kọ́ àwọn kankan lè gbé sàkátẹ̀ rán mi ní o eléyìí ń kọ́ àwọn bùnmi lè léyìí <laughs> níbi o ti lọ gba sàkánà wọ́n ti mọ ìbẹ̀rẹ̀ ni pé wọ́n ní tèmi lè léyìí <laughs> àmọ́ ti sàkánì kí lànàbí wíjọ náà àdẹ́mi afala yajlisa fi bayti abihi aw fi bayti ummihi fayanzuru al-yuhda lahu am la kò sí jókòó lè ya rẹ̀ àbílé bàbá rẹ̀ kọ́wárí ti báwọn yíwọ́n fẹ́ bùn orú tán fi ránṣẹ́ sí wọn kún obìnrin ránṣẹ́ sí ìyẹn ni pé ẹnu sẹ́ rẹ lọ wà dánàbì ń wínà bọ́bá ìgbọ́n fẹ́ bọ̀ lẹ́mù kò ní ìdíngbà tó lọ síṣẹ́ tí àrán ni wọ́n tó wá pé ń gbẹ̀bùn wọ́n bá fẹ́ bọ̀ lẹ́mù wọ́n fẹ́ bùn ránṣẹ́ sí ọ ní ibi tó wà ẹn tí mo fẹ́ kẹ́ underline ni pé kéèyàn má jẹ haramu gbogbo bí téèyàn bá ti ń ṣiṣẹ́ tí ń tẹ́wọ́ gbà nǹkan kan bẹ́ẹ̀ irú sẹ́ẹ̀ ni ọ̀gbọ̀dọ̀ fún gbẹ̀bùn bẹ́ẹ̀ kọ́rà bí wọ́n bá bùn ọlẹ́bùn ọwà sọ fọ́gá pé wọ́n bùn mi bọ́bá ilóhun yọ̀nda nìkan ló tó jẹ́tọ̀ fún ọ àmẹ́ ìtí ò sínú iṣẹ́ tí wọ́n bẹ́yàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí málàmúmúwàì kọ́rà kìí ṣe wọ̀ pé lẹ́yìn iṣẹ́ mi tí jọba bẹ̀mí tí ó sì ní pàṣẹ ìjọba láà torí wà ní bíi kí ni wọ́n ń pè kí ní ká ma kọ́ sóko bí a ti bá bàbá yìí ẹ̀ nínú oko olówó rẹ̀ lọ́wà ẹnìkan wá ń kọjá lọ́kọ̀ wá mọ̀nàmọ́ ọ wá bẹ̀ pé ẹ̀dàkùnsẹ̀ lè jóhun ó sun mọ́júmọ́ ọ wá gbà láyìká sí kí fi mọ́nà ní wọlé kó sùn ọwá gbé oúnjẹ jáde ìwọ́n ń sọ fún pé dákun ìní gbùn ọjẹ́ nínú oúnjẹ yìí o pé ìní lè fún ọjẹ́ nínú kíni èyí tí mọ kápá ní kò sùn torí pé oúnjẹ tí ń jẹ lálẹ́ yìí olówó mi ti wọ́n dédé tí ń rí fi ṣiṣẹ́ ní ọ̀la ni bí n bá jẹ tó bẹ́ <laughs> ìní lè ṣe dé irú iṣẹ́ tí ọyẹ kí n ṣe lọ́la ìsìnfẹ́ jàmbá rẹ̀ mi n bá sì ti jẹun dé dédé yé ní ìlẹ́sẹ̀rú sẹ́hùn torí náà má bínú o ọkàn dàbí ẹ̀rin ni tí yẹ gbogbo ní fi nǹkan kí nǹkan kọ́ra rẹ lọ́wọ́ lálkìyà mẹ́tẹ́nìkan ma wá fọ́ lọ́wọ́ ìgbẹ́ ọjẹ́ ẹ̀tọ́ mi wọ́n ma wá fi rùn sán wọ́n ma fà wẹ̀sán torí náà káwọn dá láì yíò náà kọ́ tí ó sì ní pa iṣẹ́ tí èyàn gbowó lé lórí lọ́wọ́ kọmọ ìpásíkò tí èyàn ìṣiṣẹ́ tí wọ́n bẹ́yàn náà ni èyàn wà tún máa lò èyí tó wọ́n gbowó rẹ̀ tí ó dá sí apò bọ̀tọ́ bá rí iṣẹ́ bẹ́ẹ̀ ni se kò ń gbowó la ẹbẹ̀ kan mú èlò lọ permanently ká máa lò lẹ́nu. Thank you àwọn àwọn bí ìgbọ́ ìwé wa. padà ọlọ́run yóò sàmọ̀nà wa ní tààfà ń béèrè ni pé kàfàrà yẹn ni pé pípé ẹnìkan ní kèfèrí kí n dáhùn bá fa ti béèrè ǹjẹ́ a lè kàfàrà yẹn a lè pè yẹn kèfèrí náà a lè pè kèfèrí kèfèrí kò sí èbú ń bí kápé kèfèrí ní kèfèrí ìbéèrè kejì ni pé ta ní ma wá pèèyàn ń kéfèrí ìbéèrè ńláńlá ni àwọn onímọ̀ jẹ́ oyé wa pé sẹ́rí ká dájọ́ ká pèèyàn ní kéfèrí wọ́n ní hukumu ni ìdájọ́ ni ìdájọ́ bí ìgbà tí wọ́n dájọ́ pé ọjẹ́ bí ó lè yí o ọjẹ́ bí zina yí o bẹ́ẹ̀ náà ni kí wọ́n dìklẹ́ àyàn pé òyìsára wa mọ́ o kódò burújú o lè o burújú kíní ó burú ju zina lọ ní ti torí àwọn tí ó tẹ́yìn rẹ̀ bọ́ ẹni a bá ní odi o wàlẹ̀ yáàdù bìlá ara tí ó tẹ́yìn rẹ̀ bọ́ ni pé bọ́bá kú o ẹgbọ̀rọ̀ sí sí bítẹ́ ìsin mùsùlùmí sí o bọ́bá kú o àwọn ọmọ rẹ̀ táwọn èdè kèfèrí wọn gbọ́dọ̀ jogún rẹ̀ o lẹ́sìn tí a ti wípó dé gbogbo àwọn ìyàwó rẹ̀ tí wọ́n sì wà mùsùlùmí wọ́n iṣẹ́ gíní wọ́n èsẹ́ ìyàwó rẹ̀ máa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun làwọn ní mímọ̀ fi ní ẹni tí ó yẹ kí ó pronounce pé lámàáyín ọmọ lámàáyín kò sínú mùsùlùmí má wọ́n ní huwal qadi ash-shar'i òun làdájọ́ ṣẹ̀ríà tí ó ti wo gbogbo àìfìyà àti pé kí ló dé tó fi sọ nǹkan báyìí ǹjẹ́ ti wí fún ìjọ́mọ́ tóun sọ torí Ibn Taymiyyah ní ẹni ó wọ ìsìláàmù with certainty tó dá wa lójú pé mùsùlùmí ni la yazulu anhu illa bi yaqin qaida shaykhul islam mutaymiyanu man thabata islamuhu bi yaqin la yazulu anhu illa bi yaqin ẹ wá pé wo lè mi tí èmi àbíwọ táwẹ ìsàdájọ́ ilé ẹjọ́ ṣẹ̀ríà kí ní ń bẹ́ ń kàpa àtiwá ní pé irúṣẹ́ báyìí o ìṣẹ́ ni. Mm -hmm lápèjúwe pé a ah, ẹni tí ń bá ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run o kèfèrí ni àmá lámọ́yìn ọmọ lámọ́yìn ọ̀tọ̀nù òun làwọn àfáà mọ́ ń pè ní at-takfirul mutlaq wa takfirul mu'ayyan ìyàtọ̀ ń bẹ láàrin ìṣe ìdèkílẹ̀ apẹ́bẹ̀yàn bá ṣe rú nǹkan báyìí o iṣẹ́ kẹfìrí àmá láti single out ẹnìkan pé lámẹ́yìn ọmọ lámẹ́yìn ìdájọ́ ni tó ipẹ́ nu ẹni tó jádájọ́ sẹ̀rí àlọ́yẹ ó ti jáde nítorí àwọn tí yọ́ ti ẹ̀yìn rẹ̀ bọ́ mọ̀rùkúbí ó ti jẹ́ nìyẹn àmá kò rújú o ẹni ọ bá ṣiṣẹ́ kèfèrí a lè pé kèfèrí ni o àmọ́ta ló lè ṣerú ìdájọ́ òun ni àwí ni ẹn tí ọba ti wá nípo tí ọ láṣẹ àti dájọ́ kí lòun ní òun ni pé bẹ́yàn bá ṣe rú nǹkan báyìí o iṣẹ́ kíni iṣẹ́ kèfèrí ni o ẹni tí ń bá ń lọ sàárè tí ń lọ képe ẹni tó wà ń sàárè o iṣẹ́ e, bẹ́ẹ̀ iṣẹ́ kèfèrí ni ẹni tí ń bá ń ṣe ẹni tí wọ́n bá wí fún pé ọlọ́run ní ẹsẹ̀ gabo ní arákùnrin ẹmọ́ bá sọ̀rọ̀ ọlọ́run o ètò ó sì ní iṣẹ́ kèfèrí ni kíyàn pé kíyàn ọmọ kọlọ́run ọmọ dá sọ́rọ̀ ọ̀hun àti gbogbo ntọ́lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wallahu ta'ala a'lam èyí tàà fò béèrè báyà fà ọ̀fẹ́ sọ débẹ̀ àbí wọn ọ̀fẹ́ sọ débẹ̀ òun ni pé àdẹ́wò tó kún ayé lónìí òun làwọn tí wọ́n ń pe gbogbo ẹni ọ bá ṣe bídí àkà àbí mìí pò ti di kèfèrí àṣìṣe gbáà ni mo sì fẹ́ pàkíyèsí wọn mo pàkíyèsí yẹn lẹ́kọ̀ọ́ ní níjẹ̀jẹ̀kọ́ yẹn ní pàkíyèsí tí wọn náà sí gbogbo alágbàkẹ́ ibùn tèmí àfà ńlá ni àfà súnnà ni bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ ti rú ayé ẹ́sà gbọ́rọ̀ kíni ẹgbọ́rọ̀ ibùn tèmí à mọ́ ká kíníkẹnu mọ̀júmú fàtàwà mọ́ pú fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé wọn ò ríru eléyìí ni fi rọ́jù خير وشر، shar wa وسنة وبدع. ta'a wa مجموع wa ابن in benu majmu fatawa ibn taymiya be be ba ri ni are nìkan ori ataburu pàdé lare ibn taymiya wá ń ṣàpẹẹrẹ ori ataburu inú ori ataburu tele ri lare nìkan ó ní pé ó lè sunna la kò sì tún ní kíni kò tún ní bid'ah la ẹ̀yin ṣe wá pé bí ẹ̀bá ti ṣe bídíẹ̀ ó kéré ọ̀pọ̀ kò sórí lára ẹ̀mẹ́ gbogbo ọ̀nà ló fi takunta nẹ́bì gbé wa kí wọ́n lọ kà lọ́kọ́ bọ́ bá ní di volume àti page tó wà kí wọ́n kà sí mi ìbẹ̀m̀bì tí mọ̀ kọ́ sí pé ebe Ibn Taymiyyah àti wí báyìí Ibn Taymiyyah ní kí lójú orí bẹ́ẹ̀ Ibn Taymiyyah ní kàlẹ́sì alfakir kàlẹ́sì alfakir bí o pé ọjà ẹ̀rí ah, kò sí ní tí ọjẹ́ ńlé ní o fàkírù ní o olùsí ní o Ibn Taymiyyah ní títòsí rẹ̀ ọ̀ legalize o lè fún ijtama fihi khairun wa shar Ibn Taymiyyah ní àwà gí ọwọ́ rẹ̀ pé bẹ́yàn bá jalè wọ́n gí lọ́wọ́ ní bàbá gí lọ́wọ́ táwà ní tí súnà lè wà lára àyàn kíkíní kí bídí ó sì tún wà lára ẹ̀ Ibn Taymiyyah ní àwà wò a ma se mú wà látú rẹ̀ ìyẹn ni pé a ma kàkàrà wa a ma fẹ́ràn rẹ̀ a ma bá se bí kọ́dìrì ma fíhì mínà súnà lódìwọ̀n dèdè súnà rẹ̀ a sì ma àdá wà nù àdí àjọ ọmọ pa àgbà tóun àjọ ọmọ pé èèyàn ránun lòun bí kọ́dìrì ma fíhì mínà bid'ah àmọ́kẹ́yàn wá pé bó ti lè òkèyàn ó se súnnà tó bọ́ bá ti fa tẹ̀sùbá ma lọ́nà ọ̀rọ̀kọ̀rọ̀ ni àbí tí ìtì ẹ̀sẹ̀ bídíà láàmín kọ̀rí bí wà láàmín bá ìkẹ́yàn kí bíyàn bá fi sí bí jẹun gbogbo ni o kò sí onímọ̀ kan gbẹ́ bálẹ̀ kátí rẹ̀ nìkan wà láyẹ̀ sí kàní mo sì ń pọ́ìntì sọ́rọ̀ gbogbo yínà gbà kẹ́ ibùnú tẹ́míà ò ní wíwíkú èyí tí ibùnú tẹ́míà rahimahullahu ta'ala náà àsìkò òun ti súnmọ́ àhá àhá ṣe nọmbà 3 náà malam jami náà àhá inṣáàlá ó lè jẹ́ pé ń gbà mí a lè bẹ̀rẹ̀ láti bẹ̀ a lè padà fi tó sùkánlẹ̀ fún béèrè àti tó bá pọ̀ inṣáàlá insya Allah hmm. Nah. Nah. Wajada Okay, ada. ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́

yanjú yíò mistake ni ká kí àlásàrì before àyílá gbogbo díjí ọba wá sẹ́ríbọ́lọ̀ ti tòrún fà nẹ́bí ń pé kí súbú yọ wá before búhúrì kí búhúrì ọ wá before asiri lẹ́yìn náà magribi lẹ́yìn náà ìṣà bẹ́ẹ̀ láàmà tòrún gbogbo ọ̀rọ̀ tẹ́ bá rí tọ́ yàtọ̀ lọ́jọ́ gazwatil khandaq àwọn annabi ò sí lórí ìrìn àjò nílùú madina na wọ́n wà tàbà pé wọ́n fẹ́ jẹun pọ̀ annabi wá wà nípo pé àwọn ọ̀tá wọ́n dí annabi lọ́wọ́ wọn ò jẹ́ ó kírun méjì lera wọn lásìkò ẹ̀ nígbà wá dìgbà tá annabi fẹ́ kírun méjèèjì yìí èwo là annabi kọ́ fi bẹ̀rẹ̀ èyí tí wọ́n kọ́ yẹ wọ́n kọ́ kí òun ànẹ́bì ní ẹ̀kọ́ sí kọmọ̀ àkàbá kélé ìtàn bí gúúrí àti asiri wọ́n wá kọ́kọ́ kí gúúrí lẹ́yìn náà wọ́n wá kí asiri wọn ò pé asiri ni ọ wà ń tò sí nìsìn torí náà àkọ́kọ́ nìyẹn ẹ̀rí pọ̀ bẹ́ẹ̀ tàà fi mọ̀ pé ní bọ́lọ̀ ti tó ìrún wa yẹn àdá án wọ́kọ̀dọ̀ bàbá ń kí lójú àsìkò rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá fẹ́ san náà bẹ́ẹ̀ náà lagbọ̀dọ̀ tó eléyìn yóò jẹ́ àmọ̀ ńgbà tó wọn tí kí magribi àmọ́ bọ́ bá wù ó lè dàníyàn náfílà wípé ìjọ ìwọn ní ìṣà ìtí wọ́n kí lọ́wọ́ yìí èmi fẹ́ yan náfílà ìmáàmù lè máa kí ọ̀ràn àyàn kí hadithu tani Mu'adh ibn Jabalin radiyallahu ta'ala anhu tó ọ̀nà kanu ìyẹn ni pé bọ́bá wá kí ìhun tán náfílà lọ́yàn yọ́ sẹ̀sẹ̀ wá dìde yọ́ wà kí magribi yọ́ wà kí gíní ẹ̀ṣà ìtì ẹ̀ àmótún ní ládá extra pé ọ̀yàná fílà ráka mélòó ráka mẹ́rin ọlọ́run ò sí ní kò sí kankan tọ́lọ́run ó gbò wá sí mẹ́ ọwà nù rẹ́kọ́ọ̀dù rẹpọ̀ ọ̀yàn náfílà ọ̀nà kejì òun ni sí tí ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ dá àwọn gbàgbé lórí eléyìí náà ìmáàmù lè máa kí ìṣáì kí wọ́n máa kí magribi àbí ìmáàmù ń kí búrì ìwà ìmáàmù ń kí asiri wọ́n sì ń kí búrì kò burú bọ̀tí bí tẹ́lẹ̀ yìí ti dìbéèrè ni pé ẹ̀rí pé mẹ́ta ni òun fẹ́ kí mélòó sí ni máa mú kí ṣe yọ́ wà pé mẹ́rin ni máa kí kí magribi tẹ̀mínú di mẹ́rin ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bọ́ bá ṣe bẹ́ẹ̀ kò ní magiribi wọn gbogbo oorun ìsì general rule gbogbo oorun tí yẹn bá máa máa lékún iye tọ́lọ̀ ní a kí bátọ̀lá ti sọ̀lát ẹ̀rùn náà bàjẹ́ tọ́ bá dáyàn lójú ní so mo tún á dìde mo ní jẹ́ ìfẹ́ kankun gbogbo mẹ́rẹ̀ẹ̀rin náà bàjẹ́ ìrùn búrí kò kí mọ́ kọ́dà làwọn àfáà fi sọ pé kọ́dà tí mọ́ mo bá ṣe mistake tó sì dáwọ lójú pé ìrun yín ó ti ṣe gíní ó ti pé ìmámù blọ́gbàgbé ẹ̀sìsẹ́ subhanallah ìmámù ọ̀ pay attention ó gbọ́dọ̀ dìde o ìwọ gbọ́dọ̀ dìde lọ rákà tí wọ́n gbà pé rákà ẹlẹ́ẹ̀kẹ́ ló ẹlẹ́ẹ̀kàrún lápẹjúwe <laughs> ìmámù ó ní ẹ̀skúsì pé yẹ̀dúnnù òun rò pé rákà ẹlẹ́ẹ̀kẹ́ ló lòun lọ yìí kò sí tó burú bí èyí bọ́bá yáyọ́ padà sí ń táà máa ṣe bí kọ̀bùlẹ̀ àbí bà àmọ́kẹ́yàn ọmọ ọmọ pé èyí tí ń dìde lọ yí o àrùn ni o ìmọ̀ bàrún jẹ́ o òun ni a fi wá sàlàyé kílẹ̀ ni yóò se tọba rí bẹ́ẹ̀ in tí ó se ni pé bọ́bá wá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn bẹ́ẹ̀ wọ́n kíráka alákọ̀ọ́kọ́ wọ́n kíráka ẹlẹ́ẹ̀kejì wọ́n jòkó wọn wọ́n wá dìde ẹlẹ́ẹ̀kẹta yóò tún dìde àwọn wá dìde wọ́n jókó ẹlẹ́ẹ̀kẹta wọ́n forí kalẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n wá ń dìde lọ kíni òun ọ̀gbọ́dọ̀ dìde o òun ọ̀gbọ́dọ̀ sí kíni kò dìde kò sì gbọ́dọ̀ sálámà sáájú ìmáàmù rẹ̀ kíyàn wá pé ẹgbẹ́mi eh, ti kí tèmi tán asàlámà ìrùn náà tún bàjẹ́ yóò jókòó ńgbà tóhun ti kí mẹ́ta tán tó sì mọ̀ pé magribi lòun dà láníyàn tó bá fẹ́ lo option kejì ta wí torí wàhálà tí ń bẹ́m̀bẹ̀ ilẹ̀ àwọn àfáà kan fi ní kíyàn mọ́ wulẹ̀ lo option ma kí magribi lẹ́yìn ẹni tí ń kí ìṣáì pé èyí tó bá bára wọn mú nìkan ní ẹlù àdífi mọ̀háàvì fún dúrí àti asiri àbí àti ìṣáì but ẹni ọba fẹ́ lo báyìí tí òfin ní bà àwọn ẹ̀jẹ́ òun ni pé yóò jòkó bọ́bá ti pé rákà mélòó mẹ́ta kò sì gbọ́dọ̀ sálámà àìsálámà àìkò lórí ìrun ta wà lẹ́yìn mọ́mú tí mọ́mú ìsálámà ìrun níbàjẹ́ yọ́wà jòkó gẹ́gẹ́ bá ti ma jòkó ń bí ìrun ojú ogun tíyàn ma retí mọ́mú nígbàtí mọ́mú bá wá kíkẹ́ ìrìn tí ẹ̀ àhá eh, pé mọ́kàn eh, eh, wó pé kí n wo ìtọ́ wà relevant sọ́rọ̀ tàn sọ lẹ́ẹ̀kan but kọ̀d láì fi ká kí gbogbo àdíthì òun nísìn anábi ní nǹkan mẹ́ta kan bẹ̀bẹ̀ yẹn bá wọ́ rí mẹ́tẹ̀ẹ̀ta tó wà nú ẹ̀ wájàdà bí hinna halawatal iman kí lálákọ̀ọ́kọ́ sí rántí an yakuna allahu wa rasuluhu ahabba ilayhi mimman siwa kéyàn ó nífẹ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ kọjá gbogbo nǹkan mi kọjá gbogbo ẹlòmí ẹlẹ́ẹ̀kejì wa an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah bọ́ bá fẹ́ràn èyàn fẹ́ràn torí tọ́lọ́un níjọ́ tí ó bá lè fẹsẹ̀ rinlẹ̀ pé lámọ́yìn wà láàyìn gba nǹkankan lọ́wọ́ ẹ̀ ìyìn sí retí nǹkankan lọ́wọ́ ẹ̀ ìyìn sí ní nǹkankan tí mo fi bẹ̀rù pé báyá gbé ń bá fẹ́ràn yóò fà burú se mí àmọ́ wà láì súnà àhàláwà imani ní jẹ́bẹ́ ìjọtọ̀ ọba lè máa fẹ́ràn èyàn la yuhibbuhu illa lillah tí wọ́n bí ọgbì kí lè rí lára brọ́dá kì ní tẹ́sì múra kankankan wallahi nítorí kọ́ jẹ́ ẹlẹ́sìn ọlọ́run nítorí kankan mí fẹ́rẹ̀ halawatil imani ẹlẹ́kẹta wa an yakraha an yuqdhafa an yarji'a ila al-kufri kama yakrahu an yuqdhafa fi an kẹ́mìyàn ọkọ̀ kọ́dà ní àdìtàn anábi ní báadà an an kọ́dọ̀ hulọ́hù minhu lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti yọ pò nù kèfèrí pàtàkì jùlọ ẹni ó se pé tí ń se ẹ̀sìn mí tẹ́lẹ̀ kó tó ọlọ́run tó fi mẹ́nà bí wọ́n bá wá fi kankan lọ nípa bí tó ti kó òun kókó kórìíra rẹ̀ bí ìgbà tó pé bó ti kórìíra kọ́lọ̀run ó jù ọ síná níjọ́tọ̀ bá tó dì bẹ́ẹ̀ tí wọ́n máa sọ́kà ìbájọ́ ń se tẹ́lẹ̀ náà ni ó sì wá lè tó bá ń pé ó lè ò má fi lọ mímọ́ o ma fi mọ́tí mọ́tí mọ́tí mọ́ sọ létí mímọ́ bí i bá tó in tí jíyàn ó se yíò náà ní kíni in tí ń gbádùn bí ọ wà nù kọ́dẹ̀ ẹmọ́tún ẹmọ́pin iv mọ̀lúdí ọdọ̀ mímọ́ o ẹbá àjọ mọ́ se tẹ́lẹ̀ ẹ́ bàbá àjọ se tẹ́lẹ̀ ńkọ́ níta nẹ́bí ń wínà nítẹ̀yàn bá ti mọ̀ pé ọ̀dá tó ti kú mbẹ́ kọ́kàn rẹ̀ ọkọ̀ yẹnyẹn látúntí sí kíni látúntí ẹ̀ ti máa rìn ní lẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ gẹ́gẹ́ bó ti kọ́kọ́lọ́hun ó jù sí i inú ọ̀nà anábìsọ̀ àsálàm níbi àbá rí mẹ́tẹ̀ẹ̀ta yìí eh wájádà bí i ná halawatal iman in ti ń gbádùn adùn iman nìyẹn kọlọ̀n kọmọ sàṣẹ́ bẹ́ẹ̀ fún gbogbo wa tọ́ hádà wallahu <laughs> rẹ̀ nítorí rákàkà lókù táwọn ó kì ẹ̀ sẹ́rí bẹ́yàn bá ti gbọ́ ìsìláàmù yẹ yọ ọ̀rọ̀ ẹ̀yìn náà ó lè dáhùn rẹ̀ àníbìsọ̀ ọ̀sọ́làm ní gbogbo òun láyé tó bá ti sàtáyá tán láàrin pọ́ parí gbogbo àtáyá rẹ̀ àti pọ́ sàlámà kíníkọ́ mẹ́ sí ma tọrọ gbogbo ọlọ́run tó fún wọ ní a longer time vádùánù àmọ́ mọ́sàdúwà yóò bá o torí pé àyè sóde mí lórí ìran gbogbo rọ́bà nẹ́tọ́ ọba mọ̀mọ́ wá gbígbà wọn ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد bàbá ma dua mi na ṣe la dua sunna opportunity no yun ni ko ma fi engage are bí ó bá sì wí nǹkan kan tó dákẹ́ náà ko ko life but yun da ko ma ṣàdúà láàrin pé yan parí àti ká tó sálámà annabi kọwa bẹ́ هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه